Sade, ǹjẹ́ o mọ̀ pé kíláàsì márùn-ún ni mo ní ní simẹ́sítà yìí? Háà! Ah, hmm. Tìrẹ mà dára. Kíláàsì márùn-ún ni èmi náà ní pẹ̀lú láàbù. Mò ń ṣe kákúlọ́ọ̀sì, físíìsì, ẹ̀kọ́ èdè Yorùbá, kẹ́mísírì àti sítátíìkì. Iṣẹ́ náà wọ̀ mí lọ́rùn nítorí pé ojoojúmọ́ ni mo máa ń lọ sí láàbù. Mò ń ṣe àyẹ̀wò kan lọ́wọ́ nísinsìnyí fún ìdánwò. N kò sì mọ bí mo ti máa rí kẹ́míkà tí màá lò pẹ̀lú àyẹ̀wò náà láti fi rí èsì tí mò ń retí nínú àyẹ̀wò náà. ha mo yìn ẹ́ o iṣẹ́ ńlá ni ò ń ṣe èmi kò ní láàbù bẹ́ẹ̀ ni kò sì ní iṣẹ́ ojoojúmọ́ nítorí náà kò yẹ kí n máa rojọ́ kú iṣẹ́ o tade. o ò ṣe o wò níṣe ni mò ń retí kí simẹ́sítà yìí tán tán ó jàre. má ṣe ìyọnu Tádé gbogbo rẹ̀ ti ń tán lọ. Láìpẹ́, ìwọ náà yóò di ẹnjiníà tó mòye, tó ń gbowó rẹpẹtẹ. Lóòótọ́ ni o Bùsọ́lá, ṣùgbọ́n kíkẹ́kọ̀ọ́ gboyè ẹnjiníà kò rọrùn rárá. Tádé, má sọ bẹ́ẹ̀ mọ́. Kò sí ẹ̀kọ́ ìwé kankan tí ó rọrùn rárá. Ṣùgbọ́n tí ènìyàn bá rọ́jú, ènìyàn á jọrọ̀ rẹ̀. Òtítọ́ ni ọ̀rọ̀ rẹ Bùsọ́lá. Mo ti gbọ́ ohun tí o sọ, màá rọ́jú. Ó dára bẹ́ẹ̀. Jẹ́ kí n kọ́ ẹ lórin tí bàbá mi máa ń kọ láti gbà wá níyànjú kí a bá lè múra sí ẹ̀kọ́ wa. Bàtà rẹ̀ á dún kókóká. bí o bá kàwé rẹ̀. Bàtà rẹ̀ á dún Bùsọ́lá kàwé rẹ̀. Bàtà rẹ̀ á dún kókóká. kàwé rẹ̀. Bataria do á dún kókóka. bàtà rẹ̀ á bàtà rẹ̀ á dún kókó ká bí o bá kàwé rẹ̀ bàtà rẹ̀ á dún kókó ká Bùsọ́lá kàwé rẹ̀ bàtà rẹ̀ á dún kókó ká Tádé kàwé rẹ̀ bàtà rẹ̀ á ká. ah Bùsọ́lá o ti fún mi ní agbára ọ̀tún láti kàwé sí i. ó dára o alágbára ìwé.